إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله اتقوا الله تعالى واعلموا أن رفع الحرج ودفع المشقة من سمة بل من أهم سمات هذا الدين العظيم ومقصد من مقاصد هذه الشريعة السمحة ولقد تضافرت نصوص من كتاب الله العزيز وسنة النبي الكريم على تأكيد هذا الأصل وقال الله تعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر وقال تعالى هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم وعن ابن عباس رضي الله عنهما قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب أن تؤتى رخصه كما يحب أن تؤتى عزائمه رواه أحمد وهو صحيح وإن مما جاءت به الشريعة وإن مما جاءت به الشريعة السمحة في باب الطهار في باب الطهارة مشروعية المسح على الخفين وهو من رفع الله جل وعلا الحرج عن عباده وتشتد الحاجة للمسح على الخفين في مثل هذه المواسم ولقد ثبت عن رسول الله صلى الله عليه وسلم أنه توضح أنه توضأ ومسح على الخفين وجاء عن جرير فيما رواه البخاري ومسلم أنه توضأ ومسح على خفي فقيل له تفعل هكذا قال نعم رأيت رسول الله صلى الله عليه وسلم صنع مثل هذا وعن مغيرة وعن المغيرة ابن شعبة رضي الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم ذات ليلة في مسير فأفرغت عليه من الإداوة فغسل وجهه وغسل ذراعيه ومسح برأسه ثم أهويت لأنزع خفيه فقال دعهما فإني أدخلتهما طاهرتين فمسح عليهما رواه البخاري ومسلم وقد تواترت الأحاديث عن النبي صلى الله عليه وسلم في ذلك بل قال الإمام أحمد رحمه الله تعالى ليس في قلبي من المسح شيء فيه أربعون حديثاً عن النبي صلى الله عليه وسلم وقال الحسن عن البصري حدثني سبعون من أصحاب النبي صلى الله عليه وسلم أنه مسح على الخفين وقال الحافظ بن حجر في الفتح وقد صرح جمع من الحفاظ بأن المسح على الخفين من المتواتر عباد الله فهذا من رخصة الله عليكم فخذوا برخصة الله عليكم فهو من نعمته ورحمته ورحمته واسعة وشريعته سمحة ورسوله رسول كريم صلى الله عليه وسلم dájúdájú gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́ bá ní kásọ́sọ́ ní ayin ọlọ́wọ́ bá subhanahu wa àtọrọ alékún kí àti gẹ ọlọ́wọ́ bá fún annabi wa muhammad sallallahu alaihi wasallam a ń jẹ́rìí pé kò sí nǹkankan tó tọ́ sí ìjọsìn àyàfọ́lọ́wọ́ bá allah ní kásúsó mo sì ń jẹ́rìí pé annabi muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ ọlọ́wọ́ bá ní o òjíṣẹ́ ọlọ́wọ́ bá sí ní pẹ̀lú ibadallah ìgbé ìgbìnàkó àti ìgbé jìnà sáwọn èèyàn in tí ó máa dà wọ́n láàmú nínú àwọn ìròyìn ẹ̀sìn islamu ni ó ìgbé ìnira kó fáwọn èèyàn in tí ẹ̀sìn islamu wá ni ní ibadallah tó bá ṣe pá agbó ilé iye ni ibadallah ọ̀pọ̀lọpọ̀ alamari wo bá rọrùn ṣùgbọ́n àwọn èèyàn rò pé ibi islamu gan ìnira wà lónìí ṣùgbọ́n ibadallah ibi tí ìgbé ìnira kó wà òun ni nínú ẹ̀sìn islamu kódà ad-dararu yuzal ìnira wọ́n gbọ́dọ̀ gbé kúrò ní gbogbo ọgbà ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí yíò gbé kúrò ní nínú òpó múlérò kọ́ ìdà ṣẹ̀ríà ni kódà gbogbo ṣẹ̀ríà pátápátá látòkèdélẹ̀ ibadallah ó mọ lórí àti pé àti wá ṣe jálbù àwọn mẹ́náfí àwọn fún wa ni láti wá pé àwọn àǹfàní wọ́n fún wa láti ti lé jìnà sí wọn àwọn aburú àti àwọn nǹkan tí ó níwá lára ibadallá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an il-karim ọlọ́wọ́ bá ní

ìbádọ́lá òfin ọlọ́wọ́ bá wá lélé ọlọ́wọ́ bó wá ní yóò fin rẹ̀ padà nítorí ìwọ so nínú àánú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala òun náà ni wípé ó kọ́ wa bó láṣe rí aljanna rẹ̀ ìbádọ́lá ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wá gbé orísìírísìí ìdẹ̀kùn kalẹ̀ nínú ẹ̀sìn orísìírísìí ìdẹ̀kùn bẹ́ẹ̀ bá àti asiri papọ̀ ẹlẹ́kí maghrib àti ìṣà àpapọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn adẹkùn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe bó bá ríbi dìde kírun lórí jòkó tó bá ríbi jòkó kí lẹ́ni tí ń fẹ̀gbẹ́ lélẹ̀ ibadallah ẹ wo ìrọ̀rùn tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fẹ́ fún wa sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ó wá nífẹ̀ẹ́ nínú hadith annabi sallallahu alaihi anábi sallallahu alaihi wasallam sọ pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ ká máa súnmọ́ ká máa mú àwọn ìdẹ̀kùn tọ́lọ́run ọba ṣe fún wa gẹ́gẹ́ bó ṣe nífẹ̀ẹ́ ká máa mú àwọn èyí tí ọlọ́run ọba gbé kalẹ̀ lófin àwọn àdẹ̀kùn tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tó ṣe fún ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí ká máa ṣe tó bá ń ṣe ìrìn àjò ọlọ́run ọba nífẹ̀ẹ́ sí kó kí méjì méjì àwọn ọ̀run tó jẹ́ mẹ́rin Ibadallah nínú àwọn àdẹ̀gún tí ṣẹ̀ríà tún wá mú wá òun náà ni wípé alìsí masu ala al-khuffayn àbí almasu ala al-jawrabayn èyàn lè pa àwọn khuf àwọn leather socks so àbíyàn tún wá lè pa socks gangan náà fúnra rẹ̀ nínú dẹ̀kún ṣẹ̀ríà ni tó ti wá láti ayé annabi sallallahu alaihi wasallam ni kódà Ànábì sallallahu alaihi wasallam pàṣẹ rẹ̀ ní pé ká máa kírun nú rẹ̀ so nínú súnnà Ànábì sallallahu alaihi wasallam tó sọ̀rọ̀ ni so lópin ìgbà tí ò bá ti ní dọ̀tí mọ́sálásí kò sí tó burú bẹ́ o kìí sàṣe jù ibadallah bẹ́yàn bá ríyàn tó wọ kúfù bí o bá ti kọ́ ẹ̀gbin wọlé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala tí ó kó dọ̀tí tí ó fi dọ̀tí mọ́sálásí gbogbo ń dáwọn èèyàn ti fọ́ntẹ̀ tán ti nù tán ti gbá tí ó fi so gbogbo ẹ̀dì lọ sí ṣe ibadallah kò sí tó burú bẹ́ o sunna nabi sallallahu alaihi wasallam ni bákan náà òun náà ni ìdájọ́ rẹ̀ náà tún yí sí sọ́ksì tá ń wọ̀ láyé sí sọ́ksì tá máa ń wọ̀ látara pé òtútù mú kíyàn wọ̀ ibadallah ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó wá pláàni ìjọsìn káàkiri gbogbo ayé wa ọlọ́run náà wá pláàni ìdẹ̀kùn tí ó fi máa rọrùn tá fi lè máa lò ní gbogbo ìgbésí ayé wa fún wa ìbádọ́lá nínú ẹwà ìsìláàmù lélé yóò sọ́lá ọba subhanahu wa ta'ala ṣe lófin láti orí ahán òjíṣẹ́ rẹ̀ anábi sallallahu alaihi wasallam ó ṣe anábi pa khuf so èyàn lè pa èyàn lè wọ sọ́ksì kó pa so pẹ̀lú àwọn agbóyé rẹ̀ àti ìdájọ́ rẹ̀ kódà ìbádọ́lá eléyìí ó rinlẹ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam débi pé ó dé lẹ́bù tawatur so lẹ́bù tawatur ni pé àdísì yẹn pọ̀ débi pé kò ṣe jàníyàn kò ṣe sọ pé kò ṣẹlẹ̀ ọ̀nà tán ti gbá wá pọ̀ gan ó pọ̀ gan ó pọ̀ gan ṣe mọ̀ kí nǹkan ṣẹlẹ̀ kílè ìsọ kílè ìsọ kílè ìsọ kílè kan wá gbà wá kó wá pọ̀ eléyà nǹkan tí alimamu náwàwí tó ń sọ ni alimamu náwàwí sọ nínú sharhu sahihi muslim wani wa kọ̀dọ̀rọ̀ wà mashu alalhuffayn ní pé àwọn tó gba pé ìmá pa sọ́ksì yálà lẹ́dà sọ́ksì ni so sọ́ksì olówú ni wani la yuhsawna mina sọ̀hábà khala'iq àwọn tó pọ̀ gẹni la yuhsawna kò sí kà nínú àwọn sọ̀hábà na gbà pé ìyẹn lè máa pa wá so nínú ẹ̀sìn ló wà ibadallah nínú ẹ̀sìn islamu ni nínú ìdẹ̀kùn tọ́lọ́wọ́ bá ṣe ni so kódà láwọn àsìkò yìí èyàn tún wá ní bùkátà sí òtútù ní mú láwọn àsìkò yìí ibadallah sẹ́tún wọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ẹwù ìdẹ̀kùn ẹwù ìdẹ̀kùn tí islamu ó lò ó lè lómi gbóná bá tún pé ah,

لا يفرق بين المتماثلين ولا يجمع بين, المتفار... بين المتخالفين ṣẹ̀rí ò kí ń ṣe yapa láàrin àwọn nǹkan méjì tó jọra wọn ara o lẹ́dà ni wọ́n lò ara bèèbè pásọ ara kò sẹ́ntí ó sọ báwọn fàkí ò ní sọ báwọn ibádọ́lá so ṣùgbọ́n ibádọ́lá ó ní májẹ̀mú so kódà nínú ẹwà ìsìláàmù ní pé gbogbo nǹkan ló ní májẹ̀mú gbogbo nǹkan ló ti ní bá sí bá ti ṣe júwe rẹ̀ so nínú ẹwà islam tó fi hàn pé nǹkan lófin ìbálàlá bí nǹkan ò bá lófin yóò dàrú bí nǹkan ò bá lófin yóò dàrú ẹlòmí lè máa wọ sọ́ọ̀kì onírin tí ó sì máa rò pé wọ́n máa ṣe náà lé lórí ni so kódà ẹlòmí lè padà fẹ́ wọ́ọ̀kì fún nǹkan míì tí ó wọ abẹ́rẹ̀ ṣùgbọ́n ìbáràlá nínú májẹ̀mú rẹ̀ tí ó fi tọ́ pé kíyàn máa wáìpù lórí sọ́ksì so wọn náà ni wípé kíyàn wọ́ àyẹ̀kúnà lábùsùhù máa alàtọ̀hárọ̀ kíyàn wọ́ lórí pé èyàn lálùwàlá kíyàn wọ́ lórí pé èyàn lálùwàlá so tíyàn ó bá wọ́ èyàn ó lálùwàlá lè yóò fi wọ́ tí èyàn bá ti wá wọ̀ ọ́ tán gbogbo gbàtálọ̀ alábá ń já èyàn kàn máa wáìpù ni so but nínú májẹ̀mú ni pé wọ́n náà kọ́kọ́ ìgbà tí èyàn bá lálọ́ alálẹ̀ yóò wọ́ pé èyàn fẹ́ jáde láàárọ̀ sí ń lọ so nínú ẹni tó sì karunkún ni kèé torí iṣẹ́ pa àṣùbá di àṣùbá mẹ́lẹ̀ ìbádàlá àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ láyè sí o so yóò wá tó bá ti wá sálò alátán yóò wá wọ sọ́ọ̀sì náà so abókírun tán náà ni lókùnmà tó bá ti ṣe pé ó lálọ́ aláyẹn yóò wá wọ́ so tó bá ti wá wọ́ báhun so gbogbo tí ó bá gbogbo àrọ̀ aláyókù tí ó bá máa ṣe yóò máa parí kò bá ṣe pálọ̀ alájágá so mọ́jẹ̀ mú alákọ̀ọ́kọ́ ni so hadith annabi sallallahu alaihi wasallam ló sì mú wá so bákan náà ibadallah mọ́jẹ̀ mú ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé nǹkan tí a náà fẹ́ pa tó kó jẹ́ tó máa so kó jẹ́ n tó gún nǹkan tó ń gangan mọ́ fúnra rẹ̀ kó tún wá má jẹ́ nǹkan tó tún wá lẹ́gbìn láà so kó jẹ́ n tó mọ́ fúnra rẹ̀ kó mọ́ yẹ pé àwọ pig skin so pig leather òun ni wọ́n fi ṣe ara o so kó jẹ́ nǹkan tó ṣe kíni kó jẹ́ nǹkan tó mọ́ tọ́hìr fúnra rẹ̀ bákan náà tó tún wá bá jẹ́ tọ́hìr fúnra rẹ̀ kóhun náà tún má kó ẹ̀gbin sáà so tó bá ti má ibadallah ó tọ́ bákaná ibadallah nínú àwọn májẹ̀mú òun náà ni wípé tẹ́yìn ó bá máa pa tálùwàlá bá ti ń já tẹ́yìn bá ń sálùwàlá báyẹn kó ó ṣe pé alhadathul asgharu ló fa o so ẹ̀gbin kéèké àwọn ẹ̀gbin tó ní bùkátà sálùwàlá lèyìn ma fi pa lèyìn ma pa àmọ́ tó bá ti ṣe pé ẹ̀gbin tó ní bùkátà sí kéyàn wẹ́ẹ̀ bó yóò nídi láti wọ jánábà bí gbogbo gbogbo tí ó bá wẹ̀ so ibadallah eléyìí so yóò bùkátà pé kíyàn ṣe kíni kíyàn bọ́ sọ́ksì so ẹlẹ́kẹrin ibadallah nínú àwọn májẹ̀mú rẹ̀ òun náà ni wípé ìgbà kìí ṣe gbogbo ayérayé lọlẹ̀ yíwọ̀n a máa pa báhùn nípa tó bá ti wọ sọ́ksì ó tún dosù tí ń bọ̀ rárá òfin islam ní ààlà ó sì ní àlàyé fún gbogbo nǹkan so tí yíò bá máa pa láwọn àsìkò tí wọ́n ṣe lófin pó tọ́lá yìí ẹni tí ó bá travel ọjọ́ kan so dídí ọjọ́ kan ló lè máa fi pa so ẹni tí ó bá travel dídí ọjọ́ kan ló lè máa fi pa ẹni tó hùn bá ń travel ó lè fòjọ́ mẹ́ta pa so ẹni tí òun bá ń travel ó lè máa fi 3 days wipe lórí sọ́ọ̀sì yẹn so but ẹni tó bá yẹ pé òun wà nílé kò travel ọjọ́ kan náà ni so ilé ìrìn ilẹ̀ látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ni annabi ló wọ́n abẹ́ fáwọn èèyàn so yawman wa laylatan lil muqim wa thalathatu ayyamin lil musafir pé ọjọ́ kan fẹni tí ó tó wọ́n ṣe ní àjò ọjọ́ mẹ́ta fẹni tó ń bá ń ṣe ní àjò so májẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹ́rin ni ibadallah ìgbàwo ni ó wà bẹ̀rẹ̀ sí ń ka ní pé ìgbà tó ti bẹ̀rẹ̀ ní ìbádọ́lá èyí tó wọ́n nílẹ̀ èyí tó tẹ́sùn ọjù sòun náà ni wípé ìgbà tó ti tó bẹ̀rẹ̀ sí àkílòkọ̀ rẹ̀ tó wọ́ ohun náà ni so ìgbà tó wá wọ́ ohun ohun náà ni ó ṣe kíni ni ó bẹ̀rẹ̀ sí ń wò pé ókè òun wọ́ nígbà báyìí bóyá ó alágo méje lónìí so ó lè lò ó di ago méje àárọ̀ lọ́la kejì so ọjọ́ kan nìyẹn so ìbádọ́lá bákan náà nínú àwọn nǹkan tí a ní bùkátà láti mẹ́ òun ni wípé kó jẹ́ nǹkan tó tíkì so kó má jẹ́ nǹkan tí ó wà transparent débi pé torí pé in tó bá wà transparent bí wà pé yíò bó kíní ẹni nínú ṣẹ̀ríà in tẹ́fì máa rí táwọn afá ma ń sọ nìyẹn pé bẹ́yìn ó bá kírun aṣọ tó bòhò ní kó so tẹ́yìn ó máa lò tí pé gbogbo tẹ́yìn wọ̀ so gbogbo ẹni àbíbà pé yíò wọ́sọ́ ni so eléyìí torí pé ní tí a bá wọ́ tó bá fi transfer gbígbà pé yíò wọ́ kì ní ẹni lábẹ́ ìdájọ́ ṣẹ̀ríà eléyìí lèyí tí ọ̀pọ̀rọ̀ èyí tó pọ̀jù nínú àwọn àfáà wà lórí ẹ̀ Ibadallah káwà lọ mọ́ o so ní ni in tó yẹ ni in tó yẹ ká máa ni so in tí ó yóò ṣe wá láǹfààní ni ìsìláàmù létò islam ní ètò fún gbogbo ògbésí ayé bí yíò sí nílò ògbésí ayé rẹ̀ ibadallah ẹ wò ẹ wò bí tí islam mójútó ẹ̀sìn dé àti ọ̀rọ̀ ìgbésí ayé àwọn èèyàn ní pé tún pá lórí sọ́ksì so ibadallah gbogbo ilé yóò fi hàn fún wa so ìjẹ́ òdodo islam ni o àti ìrọ̀rùn rẹ̀ barakallahu li wa lakum fil qur'an al-karim wa nafa'ani wa iyyakum bima fihi min al-ayati wa الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد عباد Allah from the mercy of Allah subhanahu wa ta'ala on us is that Allah subhanahu wa ta'ala has made it permissible for us despite the fact that we have to worship Allah despite the fact that you must pray to Allah subhanahu wa ta'ala Despite that Allah subhanahu wa ta'ala has placed a lot of ease around it. Because this is something that you will do five times a day. Islam is realistic. Allah subhanahu wa ta'ala deals with the truth. So Islam is very realistic. So because of that, there are situations that may be inconvenient. But Allah subhanahu wa ta'ala has placed so many uh, rukhs, rukhs Allah has relaxed so many rulings in so many situations. For example, when you are traveling, Salatul Dhuhr, Salatul Asr, Salatul Isha, you can pray them two two. You can combine between Dhuhr and Asr. You can pray Asr in the time of Dhuhr. You can pray Dhuhr in the time of Asr. Combine before or combine after while you are, while you are traveling. So, so many things that Allah subhanahu wa ta'ala has made easy for us in the religion. And that is why Allah subhanahu wa ta'ala says in the Quran, يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ Allah wants ease for you. Allah does not want difficulty for you. All of the rulings of Allah subhanahu wa ta'ala, pray, salah, zakah, siyam, all of them are ease for you. Because Allah subhanahu wa ta'ala has already made a ruling. So which is that whoever worship Allah, Allah will put him in his Jannah. Worship Allah alone, without partners. And whoever refuses to worship Allah or worship other things with Allah, Allah will put him in hellfire. So this ruling cannot be changed. This is like a ruling. It cannot be changed for anyone. But out of the mercy of Allah subhanahu wa ta'ala, Allah now make ease for some people. So Allah subhanahu wa ta'ala now make ease. And Allah subhanahu wa ta'ala wants good for you. That okay, this ruling cannot be changed. Because of you, we cannot Allah subhanahu wa ta'ala will not say because of you. Now everybody should start should start going to Jannah. Because you did not obey Allah subhanahu wa ta'ala, or because you did not obey Allah subhanahu wa ta'ala, you will have a special ruling. No. But despite that, Allah subhanahu wa ta'ala plays some things to make it easy for you. It's like a general rule a general rule and then your child you are being merciful to your child by telling him <laughs> my child don't cross the road while a car is passing you can't say because you love your child so much and because your child is so beloved to you that my child cross the road anytime you want if any car if any car hits you that car will regret so in reality you are the one that will regret because it is the law so the only mercy you can have for your child is to tell your child my child when you see a car, when you see a car running on the road, don't cross yet. The same thing Allah subhanahu wa ta'ala has placed down a ruling. That whoever worship him will enter Jannah. Whoever does not worship him will enter hellfire. So Allah is not going to change the ruling because of you, because he loves you. Nah, the only way Allah can show that he loves you is to, in the way atheists do, you say, I don't believe in God. Why don't you believe in God? Because he killed my mother when I was young. And so you are so special. The Prophet sallallahu alaihi wasallam, his own mother who died while he was young. So you, you are so special that Allah must change the law of the universe for you. No. And the only mercy Allah will have with you is, okay, come. These are the rulings. Worship me. Now, if you do all of these, I'm not going to punish you. This is mercy. Now, out of that, out, out of even that mercy, Allah subhanahu wa ta'ala still now relaxed some things. Allah relaxed some things. And from that is the sunnah of wiping over the socks. Allah. In these cold times, from the sunnah is to wipe over the socks. So this is established from the Prophet sallallahu alaihi wasallam that when you want to do the ablution, so when you are, when as long as you wear it on ablution, so this is very important. You have to wear it on ablution. So maybe you are going out in the morning to work. And then you perform ablution. So maybe after you pray or before you pray, you wear it. Aha! Now you can be wiping it. Even after your wudu becomes invalid. So even after your wudu becomes invalid. So as long as you have not taken it off. So you continue to wipe it. Now if you are not traveling, if you are staying in your home or staying in your town or staying in your area, so you can wipe it for a whole day. It's not for a whole month. Uh, no, no, no, no. But if you are traveling, you can wipe it for three days. So look at the beauty of Islam. So that, okay, it will not be convenient for you. Wipe, wipe over it. So, and Allah subhanahu wa ta'ala love that we should take whatever he makes easy for us. The same way he loves that we should do whatever he makes as a ruling for us. So when you are doing it, you are gaining reward of doing what Allah loves. Allah does not want any trouble for us. But the law of Allah will still remain. Allah will not change his law because of you. And ah, no, no, no, that, okay, ah, you, you come and enter, come and enter into Jannah. Despite the fact that you do not worship Allah or you worship other things apart from Allah. No, Allah will not. But the what the rahmah of Allah to you, He sent a messenger to you. He sent a, a, a book to you. Allah plays down ruling. So Allah plays down so many things where you will learn about your religion. One of this is this, about Allah. So about Allah, this is from the rukhsah of Allah. This is from the things that Allah has relaxed for us. We should do it. It is from, it is from the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. We ask Allah subhanahu wa ta'ala to ease our affairs. and to grant us success in this world and the hereafter اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها اللهم أحسن لنا ديننا الذي هو عصبة أمرنا وأحسن لنا دنيانا التي فيها معاشنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر اللهم أمنا في أوطاننا اللهم انصر ولاة أمورنا اللهم اهدمر البر والتقوى اللهم ارزقهم بطونة صالحة اللهم لا تكلهم إلى أنفسهم طرفة عين اللهم ول علينا خيارنا ولا تول علينا شرارنا اللهم لا تول علينا من لا يخافك فينا ولا يرحمنا اللهم انصر ولاة أمورنا اللهم اهدهم يا الله اللهم ثبتهم يا الله اللهم عنهم يا الله اللهم لا تعن عليهم يا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد